بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير الحمد لله رب العالمين والصلاة والسلام على عبده ورسوله الكريم محمد بن عبد الله وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان إلى يوم ní a máa bá ọpẹ́ ni fún ọlọ́ọ̀bọ̀bọ̀ Allah adúgbẹ́ ní ẹ̀ẹ̀kan sí àpárí ọgbà ẹ̀pẹ̀lú gbólóhùn ọba tí a fi ọ̀rọ̀ tí a sọ gbẹ̀yìn dáàbí ti pẹ̀lú orúkọ rẹ̀ tí àwọn bàbá wa Suleiman jáfún a ní àdúwà pé a tún padà bí ní ayọ̀ tọ́lọ́nà wà fún aláàfà ní kápàdé lẹ́nì ìtọ́lọ̀ bá sí fún ayé àmàlò rẹ̀ kọlọ̀mọ́ dáwọ́ orẹ̀ ló ara wa a jẹ́rìí pé ọlọ́ọ̀bá ẹyọ kan olórogún kan o lọ́bọ̀ olùṣẹ̀dá alákòóso ọba ilé ètò tó gbogbo nǹkan lórí ètò ààrẹ náà ni ètò afẹ́láyà afẹ́lọ́kọ ọba tó ṣe fún alhamdulillah o náà ló gbé àwọn àlúgbẹ̀ ọlọ́run ló gbé wọ́n tó wá fi ànábíwá Muhammad sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sí olórí àwọn òṣèrè ọlọ́run fi sòpin ó tún fi sò lórí ó ń ní ìgbẹ̀yìn ó ń sì lọ̀gá àwọn bàbá wa wá ní àkáyìndégbẹ̀gbọ́n oníṣẹ́ ńlá àbí bí ọjà gbọ̀rọ̀gbọ̀rọ̀ báni sí kẹ́ẹ̀ẹ́ fún sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n wá gbọ́rọ̀ sánàbí lẹ́nu tí a gbàgbọ́ ìjọ tí ó gbé islamu dé àní wọn tí wọ́n gbà aṣíwájú àwọn ni tí wọ́n á dútà náàbì arínú wọn àgbàlagbà lọ́kùnrin arínú wọn àgbàlagbà lóbìnrin arínú ọmọdé arínú ọmọlúwàbí arínú ẹrú ọba tó sílé na òun náà ni a ń bẹ̀ ọlọ́bà na ní sí wọn ẹgbà náà ni àwọn mùsùlùmí jọ ń wáyé tí ìdásílá náà wáyé ọlọ́ọ̀ba yọ́nú sáwà náà ò gbà wá lẹ́rú gbogbo ń dáa ń ṣe pátá má dáalù aláyà má sọ pé ọ̀fẹ́ a bàbá wá síbí má tó gbogbo gbà ní ẹmà jókòó tí wá Ọlọ́run bá ń ṣe àlékún dáadáa wọn bá ń ṣe àlékún àlàáfíà wọn bá ń ṣe àlékún àrísìkí wọn àwọn mabadul amma lizawaj alimabadu al'amma lizawaj àwọn gbòǹgbò àwọn àpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ gbogbogbò fún pé mo fẹ́ níyàwó mo fẹ́ lọ́kọ ìtí wá ń bẹ dáwà ń sọ ní pé fíkìl mabadi al'amma lizawaj fíkìl mabadi al'amma lizawaj àgbọ́yé àwọn nǹkan gbogbogbò yìí nípa afẹ́ fẹ́ ìyàwó afẹ́ lọ́kọ wọ́n sì ká ọlọ́bí méje ọlọ́bí méje òlàwà múlọ́kọ̀ kan àkọ́kọ́ ń bẹ al-i'dad wal-isti'dad ìgbáradì àgbóyé ìmúránlẹ̀ fún ìyàwó ìmúránlẹ̀ fún mọ́fẹ́ lọ́kọ mọ́rẹ́mọ̀fẹ́ níyàwó gbogbo kan ni ìmúra yẹn a máa dá sí irú ọkọ òlàfẹ́ ní ìyàwó làfẹ́ ní bọ́wù láti sí ní gbogbo ẹlẹ́ẹ̀kejì al-ikhtiyar o náà ni ìsẹ̀sà ìsẹ̀sà ìyàwó ìsẹ̀sà ọkọ ẹni tàbẹ́kọ́ jẹ́ bàbá fún ọmọ wa lẹ́yìn náà al-khitbatu wa ahkamuha ìkọ́nisúra ẹni kí wọ́n fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀

in tí ìyàwó gbọ́dọ̀ ṣe fún ọkọ tó gbọ́dọ̀ ṣe fún ìyàwó ẹ̀ tí è ṣe mọ̀ fẹ́ ọ̀ràn yẹn ní ẹ̀tọ́ ni alìkìláfàtú azàúdíyàtú wà ma'alajatuha ẹlẹ́ẹ̀kẹfà o ni gbámi sí omi òtó táà lè wáti nínú ẹbí tí máa ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó ọ̀nà wo la lè gbà mórí bọ́m̀bẹ̀ kí n lábílé yanjú àwọn àṣòro yìí ẹlẹ́ẹ̀keje at-talaq wa ma yata'allaqu bit-talaq o náà ní dá ń pè ní ikọ̀ rẹ̀ ní sílẹ̀ nígbà bá ti rí yanjú mọ́ ní tí ó padà jásí ní pé lágbájá mi ò ọmọ tí sì máa wáyé látọ̀dọ̀ ọkọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọkọ ló ní àṣẹ mi ò ọmọ mẹ́láta ara àǹfààní tọ́lọ́n fún obìnrin náà tó bá sóbìnrin ó lè béèrè ó lè béèrè ìmóríbọ́kò lábẹ́ ọkọ táwọn afọ́níṣẹ́ ránpẹ́ ní alìkólùrù alìkólùrù ìyọ ọkùn ìwọ ọkọ kò lọ́rùn obìnrin ẹ̀ àǹkan méjèèjì téèyàn bá mọ̀ wọ́n ní ó gbàgbọ́ yìí àwọn ìpìlẹ̀ bá ṣe gbẹ̀bí kalẹ̀ àti wá sọ̀rọ̀ lórí alákọ̀ọ́kọ́ ẹlẹ́kejì ẹlẹ́kẹtàládé alẹ́kẹ́tìbàtú wa ahkamuha alẹ́kẹ́tìbàtú wa ahkamuha fíkí olùkẹ́tìbàtí wa ahkamiha fíkí olùkẹ́tìbàtí wa ahkamiha ìgbàgbọ́ yé mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo fẹ́ fẹ́ àti àwọn àdájọ́ tó rò pọ̀ mọ́ ní ìjókòó tó lọ a ti sọ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí a ti sọ nípa kí ní jẹ́ ìtumọ̀ kìtìbà nínú àkà tí ma nínú èdè ni àti bẹ́ẹ̀ lọ bí tí a fẹ́ wò lé ní alfarku bayna alkhitbati wal aqdi ìdá bẹ́ yẹ̀wò lé ní oníkàtí máa ń dáàrù máwọn èèyàn lọ́wọ́ ẹlòmí ń bẹ ìyàwó ò tí ìdìyàwó ẹ tó ti gbàgbó ti dìyàwó ẹlòmí ń bẹ kò tí ìdìyàwó fún ọkọ ti gbàgbó ohun ti lọ́kọ afẹ́ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ láàrin ikọ́ ìkọnisíra ẹni pé mo fẹ́ fẹ́ mo gbàkọ́ fẹ́ mi àti ìta ń pè ní zawaj awnika níta ń pè ní yìí gan aga láàrin àwọn ọ̀dọ́ lè ní ó máa ń dàrú láàrin àwọn ọ̀dọ́ lè ní ẹ máa ọmọ ìyá lọ́kùnrin máa bèèrè lọ́wọ́ àwọn àfá ustaz imam sheikh mudir missioner mo fẹ́ fẹ́ sílífà àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sì ti mọ̀ mí kódà mo ti ń lọ lé wọn sílíwà máa lo wíkẹ̀dì lọ́dọ̀ mi ọfẹ́ gba fatiwa ìyá mà kọ́ ọfẹ́ ẹfẹ́ bá wọn pọ̀ ọkọ̀ ẹfẹ́ kò tí ìdìyàwó ẹ̀ o hmm. kò sí gẹ́ni kò tí ìdìyàwó rẹ̀ kò tí ìlẹ́tọ̀ sí àbí kí ìtakókò yìí ṣẹlẹ̀ àfihàn ń pè ní kí akúdùnìkà àṣẹrẹ as-sahih ìtakókò yìí ìlànà ṣẹlẹ̀ àti lálàáfíà kó ṣẹlẹ̀ abẹ́wẹ̀ ìyàtọ̀ níbẹ̀ láàrin pé akọnu sí obìnrin tàbóbìnrin akọni sọ́kùnrin wọ́n gbà pàwọn fẹ́ra wọn àti tóyìí náà لبيان الفرق بين الخطبة وعقد النكاح أو الزواج لابد من تعريف العقد wọ́n ní ká tó lè mọ̀ ká tó lè ṣàlàyé ìyàtọ̀ ń bẹ láàrin pé ìkọnú sọ́rẹ́ nípa afẹ́fẹ́rẹ́ ní àjẹ́kókó yìí ká tó lè ṣàlàyé kó tó lè yíwa àbí ká sọ kí ní jẹ́ ìtakókó yìí torípé inú ìjókòó lọ àìsọ kí ní jẹ́ khitba lugatan wa silahan lugatan wa shari'an inú èdè àìlọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sì lẹ́ni náà fẹ́ mọ́ kí ní jẹ́ akidu tó wá lọ́rọ̀ látara akọ̀dà yá akidan akọ̀dà yá akidu akudan ìtumọ̀ ẹni pé rọ́bàtà yárùbùtù rọ́bùtàn rọ́bàtà yárùbùtù rọ́bùtàn ṣadda yasudu ṣaddan ṣáda yasudu ṣádan. kéèyàn so nǹkan ó lè gẹ́ni. kéèyàn so nǹkan kó sì le. kó sì le kó ta kókó ẹ̀ wọ́n ní alájà owó yín ẹbí sínú gbànú ẹ̀sì ta kókó ẹ̀ kó mọ́ bá gẹ́gẹ́ ni mọ́ bá tú mọ́ bá sọnù bá sọnù àdìmọ́lẹ̀ ẹ̀rì torí díẹ̀ a ń láti mọ̀ tí wọ́n dáa fi mọ̀ yí pé ìbánisọ̀rọ̀ yàtọ̀ sí ìtakókò yìí kódà Al-Qur'an ní òpèlẹ̀ òpè ní kàkánà ayàjá kí fún alé jókòó tó lọ ní ẹ̀tọ́ kí fún alé ní sọ́tù Baqara 235 ولا جناها عليكم فيما أردتم به من خطبة النساء ọlọ́ni kò sí ẹ̀ṣẹ̀ fún yín o níbi tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ fẹ́ kọnu sóbìn pé ẹ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀rọ kìtìbátì nìka kìtìbátì kìtìbátì nìsá ó bè sọ̀rọ̀ fúnra ọlọ́run ló sọ kìtìbà mẹ́ kò sẹ́sẹ̀ ń bẹ́ o aw aknantum fi ahụ ta bẹ́ẹ̀ jẹ́ sọ́síta ìfipamọ́sọ́kàn lágbàjá wù mí mo fẹ́ bá sọ̀rọ̀ kí n kọ́ fẹ́ mi. alimallahu annakum satazkuru na hun. n. ló mọ̀ pé ẹ máa rántí àwọn obìnrin nínú ẹ̀mí yín kí ni tùmí eléyìí. Hmm. tí obìnrin bá wà nílé ẹnìkan. tọ́lọ́n wá ní kí ọkùnrin tóbìnrin wà nílé rẹ̀ yẹn kó wá jáde láyé yóò sì gẹ́dá ń pè ní ìdátòlè ọkọ lọ́dọ̀ àwọn ni bẹ́ẹ̀ tí ọkùnrin bá ní òun obìnrin máa oṣù mẹ́ta ni tómi wá ń se jókòó ọkọ òun kú àwádá wá mọ obìnrin yìí táà sì ní wà nípò ń dáa bí lè fẹ́ nígbàtí bá ń ṣe ẹ̀jẹ̀ oṣù yẹn 4 months and 10 10 days. a ò gbọ́dọ̀ lámálẹ̀ púpá afẹ́fẹ́ wọ́n wà ní kọ̀ndíṣàn yí pé àsìpọ̀ wọn àtọ́pọ̀ àkọ́kọ́ tí tán ṣùgbọ́n ilé máa pá lówe o lè wà náà ẹ̀mí àgbọ̀ lámálẹ̀ náà walakin la tuwa'iduhunna sirra ṣùgbọ́n ẹgbọ́ ọmọ wá sọ̀rọ̀ fún kọ̀kọ̀ kẹ́ẹ̀tì wí sí léjì máa fẹ́ bá ti parí ìgbéléjókò ẹ̀ máa fẹ́ lá. illa an taqulu qawlan ma'rufa. ṣùgbọ́n àyè wà fún yín kẹ́ máa pòwe kẹ́ máa làmọ́lẹ̀ kúmọ Aisha ọlọ́njẹ́ ìjáde láyọ̀ olúgbọ́lọ́dọ̀ ọlọ́run irú àwa ìná obìnrin tó bá fẹ́ àwa láyé ti wáyìí le jiya jìyà kò lè gẹ́ni kò lè jìyà ṣẹ́gbẹ́ ti ń e, ṣùgbọ́n ti ń e, ọlọ́niyẹ òkè pọ̀ jù ẹ mọ́ ni o àwọn ọ̀rọ̀ tó dùn tọ́lọ́ ní kí ẹ jáde oko dáadáa kí ni tó tẹ̀ wù yín tí èèyàn lè rà fún ìtìlú yín fi ọgbọ́ni nínú tó lè wù yín tí yẹn bá ra fún yín tí ó dùn yín nínú ẹ̀sọ́ tẹ̀bá jáde òkú tẹ̀ ń ṣe yìí yóò rò pé à kí lọ́ba kọ́ ra nǹkan fún mi ó ń so interest nù ó ń ṣe kíni ó ń so interest wọ́n kò gbọ́dọ̀ ṣe kíni kò gbọ́dọ̀ lámọ́lẹ̀ o lámọ́lẹ̀ náà wala ta'zimu uqdatan nikah ta kókó yìí o kókó yìí nù ó ti sọ kí lókè ẹgbọ́n ta kókó yìí o hatta yablugha al-kitabu ajala tí ó ti gbọ́ parí ìgbéléjókòó ẹ̀ tó mẹ́wàá parí ìgbéléjókòó ẹ̀ lẹ́ni ó lè ṣe igi lọ́la ó sì lọ́sẹ̀ tó ń bọ̀ ó sì lọ́dún kan mọ́jọ́ fi parí ìgbéléjókòó yẹn ọmọdé agogo yìí bẹ́ẹ̀ lánà gbọ́dọ̀ kọlu sí pàfẹ́ fẹ́ pó náà bá lẹ́sìn táwàtà kọlu sí àbá lẹ́sìn tó bá tàà bá ah, àsìkò báyìí ma ń síyàn sẹ́mù tí è parí ìgbéléjókò ìkẹ́dùn gbọ́gbọ́ mi ni àti rí bẹ́ẹ̀ ìbánisọ̀rọ̀ àti ẹkùnrin ó yà sí kíni ó yà àkọ́kọ́ ọsọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí ìdí ẹ̀ ìbánisọ̀rọ̀ ìjẹ́gbéyàwó hmm. ìgbà fún pé afẹ́fẹ́ wọn ìjẹ́gbéyàwó arábìnrin ò tí gbogbo ará ni. àwọn ọgbẹ́ náà ma jẹ́ àjìnábì náà faqad arrafahu al-fuqaha بتعاريف متعددة كلها كلها تدور حول معنى متقارب فمنها ما يلي ولا يري àwọn abóni ma fi kíù tàbáníkà lọ wo bóò ní a ṣe sọ ìtumọ̀ tàà ń pè ní takókò yìí bó náà ṣe define rẹ̀ definition pọ̀ àwọn mọ́sàbí kọ̀ọ̀kan ló ní mọ́sàbí Abu Hanifa ó ní mọ́sàbí Maliki ó ní Imam Shafi'i ó ní mọ́ mamadu murambali ó ní mọ́ mozahi ó ní mọ́ mulais ó ní mọ́ Hasan Basri ó ní mọ́ matọ́ ó ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tàbọ́wà wo wọn ìtumọ̀ súnmọ́ra wọn ọ̀rọ̀ tí a sọ lọ́kàn yàtọ̀ díẹ̀ ìtumọ̀ náà ní forí sọ omi ìgbọ̀fẹ́ sọ ọfẹ́ yẹn pé ó gùn ó kẹnu ó wà comprehensive omi ń bẹ ni omi ń ó wà níwọ̀ntúnwọ̀nsì kò kúrú jù kò jù náà. قال الإمام الزيلعي بأنه ọ̀kọ́nà àwọn àfáà ní mú zaila yóò sọ ń bẹ̀ yìí pé táǹpé ní abdu òun náà ni tá a bá ti ṣe tán a ní kàpá àti máa gbádùn lára àwa a sì kí ni a ní kàpá àti máa gbádùn lára ara wa inú àǹfààní akídùnú yóò fọ́kùnrin láǹfààní láti gbádùn lára obìnrin yóò fún náà láàmà kó gbádùn lára ọkùnrin ìwọ ni Taa bá ti ta kókó yìí ká gbádùn lára rẹ̀ ni ẹ̀rì wọ́n ní tàmálùkù mọ́ta kọsìdán ìtújẹ́ ń fẹ́ ní mo fẹ́ mọ̀ gbádùn lára ni ìtújẹ́ ń ta kókó mo fẹ́ ọkọ ló gbà pé

má ma wo be to tó lẹ́tọ́ àti fẹ́ ní àwò tó wò lákàlẹ̀kú lá èyí tó bá kọ́wò tó jójìjì yẹn ọlọ́mbọ̀ ẹ̀ wà lẹ́kà sáníyà pátún tó wò ẹ̀sẹ̀ ní o dẹ́bìnrin súrátù nù náà 30 sí 31 ọlọ́mpàṣẹ fáadà gbọ́lọ́ ọba gbọ́lọ́kùnrin kàrẹ̀jú lẹ́ẹ̀ ọlọ́run pàṣẹ wọ́n jẹ́ gbọ́lọ́bà gbọ́lọ́bìnrin kan rẹ̀ jùlẹ̀ kullil mu'minin ọlọ́run àti ọba jẹ́ inna allaha khabirun bima yasna'un gbogbo dáyẹ̀ sí pátá fún inú rẹ̀ o àwọn ọkùnrin gọ́dọ̀ lè pàṣẹ wọ́n tó lè park ìrẹ́jú ńlẹ̀ àti ìsọ abẹ́ èèwọ̀ ni kí musulman wobi olóbin lójú èèwọ̀ ni kí musulman ọkùnrin fa àyè lẹ̀ kí obi kọmọ rí abẹ́ rẹ̀ bí èèwọ̀ ni kọkùnrin musulman wá bí obìnrin ẹkùnmọ̀ wojú ẹ̀ ọlọ́run tó wà tó tàwọn obìnrin náà wàkúlìl mọ̀mìnàt tó wọ́n jẹ́ agbọ́lọ́bà gbọ́lọ́bìnrin náà o yàgbùdná min abẹ́sọ́rìhìn káwọn náà rẹ̀ jú wọ́n lẹ́ o wàyà fásná furujahun káyẹ̀ sọ abẹ́ wọn wọ́lá yubidina zinatahunna illa ma zahara minha ọlọ́tún wá tó fi kún ti òfin táwọn obìnrin tún lé ó fi ọ̀ṣọ́ wọn àgbọ́ máa fọ̀ṣọ́ wọn hàn wọ́n rẹ̀ júnlẹ̀ wọ́n sọ abẹ́ wọn wọ́n àgbọ́ ma ń fi ọ̀sọ́ wọn wọn àbẹ̀ tó bá hàn bẹ́ fúnra ara rẹ̀ ló kù kí wọ́n para mọ́ ọ̀ràn yẹn ní fóòdùgbọ́lọ́gbọ́lọ́kùnrin kó rẹ̀ júnlẹ̀ kó sọ abẹ́ rẹ̀ ọ̀ràn yẹn ní fóòdùgbọ́lọ́gbọ́lọ́bìnrin kó rẹ̀ jú ẹ̀lẹ̀ kó sọ abẹ́ rẹ̀ definition

ẹ̀rì kọ́kọ́rọ́ ní ẹnu ọ̀nà tó bá pé sísan ẹbá Islam a ní ó ti láǹfààní yẹn ó ti gíní ó ti láǹfààní irú yẹn ìgbádùnú ọbẹ̀ ìdùn ọ̀láǹfààní ẹ̀ ẹ̀fọ́ ni mo fẹ́ jẹ ni òsìkí ni ó ti gíní ti láǹfààní ẹ̀ nínú ìjọ láǹfààní ẹ̀ torí kátó wá bèèrè kissing romance ìfẹnukonu ìdí lọ́mọ́ra ẹni lọ́mọ́ra ẹni ó ṣe gíní kò tí lẹ́tọ̀ sí kátó wá bèèrè ìgùn rẹ̀ ní lórí lẹ́yìn náà akìdùnú aw huwa al-ittifaq bayna at-tarfayn يلتزم كل يلتزم كل منهما بمقتضاه تنفيذ ما اتفقا عليه مثل مثل مثل حل الاستمتاع بين الزوجين والمهر والمهر والنفقة والمعاملة الحسنة نعم أبا mi tó sọ kí ní jákìrì wà ní ọ̀nà mi ó ní náà ni jakiri wa ni ona mi ìpinnu al-ittifaq bayna at-tarfayn láàrin àwọn èèyàn méjì ar-rajulu wal-mar'a ọkùnrin àtobìnrin bayna ar-rajuli wal-mar'ati láàrin ọkùnrin àtobìnrin ká ní ìpinnu ká ní ìpinnu ká gírí yaltazimu kullu minhuma bi miqtada tó ẹgbẹ́ tàbá ti wá pinnu tán àwọn méjèèjì ó ti di ọ̀ranyàn lórí tí a pinnu lé lórí tẹ̀víl ma ìtàbàkà léèhì lórí tẹnu wọ́n bá kò lè lórí ó ti di ọ̀ranyàn kí a máa múṣẹ ní inú ẹ̀sà mùsùlùmí àti nínú ìgbàlódé pápọ̀ ní sí tàbá lọ sí Arab world ní àwọn ilẹ̀ lọ́rọ̀báwá ó jẹ́ ìlú mùsùlùmí tí a bá fẹ́ fẹ́yàwó wà lọ sí Ministry of Justice Ministry Ministry of Justice wà lọ ẹ lọ rẹ́gbà síbẹ̀ abẹ́ fẹ́ra wa o àti kí ni abẹ́ fẹ́ra wa àti gbà ṣùgbọ́n àdí ìsákídù èyàn ò lè dákídù sí lọ́hùn láàrin lábáwá ní Saudi Arabia ní Sudan ní Egypt ní Iraq ní Qatar ní Bahrain ní Emirates kíkà sí pé ẹ̀ẹ́yà eh, ẹlọba ẹbá ní pé ọyẹ bàbá wa ìmáàmù àti àbá tafsir àti ajánásí àti làdáni yába ní sùnjì láàrin ṣẹ̀rífà àti bàṣírù wọ́n mú yàn ní o wọ́n sí kí ni wọ́n mú yàn ní wọ́n arrest yàn ìwọ ọ̀daràn ní crime ni tí yóò bọ̀ lọ́wọ́ sí illegal marriage ẹwà náà gba fọ́ọ̀mù fọ́ọ̀mù yẹn ló ti wá ní bẹ́ẹ̀ fíl ẹ máa fílẹ̀ èmi lágbájá ọmọ lágbájá wọ́n bí mi ní ọdún báyìí ó kọ bàbá mi rè ó kọ ìyá mi rè ẹ ṣẹ́ni mo ṣe rè gbogbo nǹkan ṣe wọ́n béèrè gbogbo dítè ìgbàgbọ́ yóò wá wá ń bẹ kí lẹ́jọ́ pinnu kí ni kí lẹ́jọ́ pinnu ìnáǹpẹ̀ ni ṣùrù bẹ́ẹ̀ náà zawjay àwọn rules ẹ̀gbìnlẹ̀ lórí bẹ́ẹ̀bẹ́ obi lè sọ fún ọkọ yìí pé tó bá fẹ́ mi o lẹ́kọ̀ọ́ yìí mi ò ní bẹ́ẹ̀ travel ló sí kíni mi ò ní bẹ́ẹ̀ travel sọ́gbà ọba lóṣù kan ọba ìlọ́jọ́ mẹ́ta ọba ìlọ́jọ́ mẹ́rin mi ò láìkì travel at all ma gbé èkó lọ́mọ wá bá mi tó kọ́ bá ti gbà má jẹ mọ̀ ní ọkọ náà ní ìrẹ́ ìyàwó mi fẹ́tí mo fẹ́ fẹ́ yìí ajọmọ̀ travel ni ọ tí ọ bá ti gbà má jẹ mọ̀ ní tí ọkọ bá ti ń di ẹrù kí ló náà máa ṣe òun náà máa dẹrù ní ìrẹ́ ọkọ mi bàbá mi àti ìyá mi wọ́n fẹ́ràn mi gan èmi náà ṣe fẹ́ràn wọn at least every year màmá lọ sọ́dọ̀ wọn wà gbà mí one week every year wọ́n fẹ́ lọ bá wọn ta ni àwọn òbí mi tó kó bá ti agree ó ti wà ní òfin sísá ráfá orí mi tó fẹ́ fẹ́ yìí ní o láìka àmàlà rárá o gbèsè ìjẹba ìyẹn ni mo máa ń jẹ ìyẹn tí wà máa gúnyán fún mi tí ó bá fẹ́ yóò sí kíni yóò máa gúnyán wọ́n jọ agree yẹn náà pè ní májẹ̀mú ní tí wọ́n wá jọ pinnu yẹn kálukú máa ṣe é mo fẹ́ fẹ́ yín lóòtọ́ six months ẹ mọ̀ ara sọ fún mi ìjà every six months tí ó sùn mẹ́fà wá ti pé yóò bèèrè kíni yóò bèèrè jáàbù rẹ̀ ìyẹn lọ́wọ́ sí yí pé ẹni ó fẹ́ takókó yìí yóò kásá méjèèjì létí sísá ráfà àti bọ́ọ̀dá Ibrahim tàbẹ́ta kókó ìyàn ilé ni ilé ni agreement bẹ láàrin wọn ṣe bẹ́ẹ̀ lórí bọ́ọ̀dá Ibrahim yes sára bẹ́ẹ̀ ni rest orí dáṣe tàbí àgbò ìgbìlẹ̀ lórí wọ́n ni tó wá jẹ́ májẹ̀mú yẹn èké yìí gbọ́dọ̀ máa ṣe wọ́n sì kẹ́ni kullu minhuma yaltazimu bil ní ìtẹnu lórí nínú ẹ̀ náà ni wípé ilẹ̀ ìyàwó mi tí mo bẹ́ fẹ́ tí àìsàn ọ̀bá sí ẹ́ tó sì máa ṣẹ̀jẹ́ oṣooṣù o ní máa kọ ọrùn fún mi o ìrọ̀kọ̀ tí mo fẹ́ fẹ́ èmi tó ń wò yìí ọlọ́ọ̀bá kẹ́mi mi ò fẹ́ ọkùnrin tí ó se ẹ̀kan lé ní tó tó lọ́sẹ̀ tó ń bọ̀ at least anya every 33 days ó ṣe ọ ni ọkpatanyanya anya ọjọ mẹta mẹta bá ilé máa tẹ́ lójoojúmọ́ tó lè máa tẹ́ jọ́ kejọ́ kejì ọkpatan lọ́jọ́ mẹ́ta mi ò fọ́ lọ́sẹ̀ kan o mi ò fọ́ lọ́sẹ̀ o mi ò fọ́ lóṣù kan o mi ń bẹ wọ́n máa kése kìí se nǹkan rẹ̀ ẹwọ ẹbí ọkọ̀ mi léèrè ní odò ti símílá sọ́gbẹ̀yìn oṣù kẹrin náà ọmọ mi ni ẹsẹ̀ ló ń dáhùn bí ìyàwó gbọ́dọ̀ kọ ọrùn fọ́kọ náà fi yẹ oorun jẹyàwó bó tí ma sí aláti mọ̀ ẹ̀rẹ̀ gbogbo eléyìí wọn a máa tẹ̀lé gbogbo tí a jọ àgbé ìlú lórí wọ́n sẹ́kẹ́ ní wọ́n máa tẹ̀lé wọ́n a sọ díẹ̀ ń bẹ mislu hillu listimta'i bayna az nínú ẹ̀ ni kí ọkọ àti ẹgbà wọn láàyè kí a gbádùn lára wọn kánṣẹ́gẹ́ ni wọ́n gbádùn lára ara wọn ohun tí jẹ́ gbádùn ìṣẹ́ra fọwọ́ sí ìyàwó mi ọ̀fẹ́ kò gbórílé mi ń tàn yóò ṣe gẹ́ni yóò gbélé ọkọ mi ẹkọ gbélé lómi ń tàn yóò ṣe gẹ́ni ọ̀nà gbélé mẹ́kọ̀ máa fọyàn mi ṣeré kí ló máa ṣe ọ̀nà bá fi ṣeré ṣeré ìrẹ́mẹ́kọ̀ máa fi nǹkan ọkùnrin ṣeré yóò ṣe gẹ́ni ọ̀nà òfin máa ṣeré wọ́n máa ń ṣẹ̀rọ yàlátàlá ní oníjọ́ mi ń bẹ wọn ànẹ́bí àwọn láti pọ̀tọ̀kọláyà wọ́n kàn mọ́ mú nǹkan ọkọ̀ ànẹ́bí ó sì máa fi kan ojú ara o sì máa mú kó mẹ́ ma fi kan ma kó mẹ́ ma fi kan àwọn jẹ́ àwọn lọ́wẹ́ sallallahu alayhi wa sallam kí ni ìyàwó ṣe yóò fi sí lẹ́nu èrè ọkọ mi ọfẹ́kẹ́ fún jẹ́ sílẹ̀ kí ni ó ṣe òun náà fi sí lẹ́nu níjọ́ kan la lọ sí prógámù kan bí kan kọpù sẹ́mínà àwáláwọn kwẹ́ṣẹ́n tààkọ àyàmà fèèlì gan Allahu Akbar àwọn èèyàn fèèlì rẹpẹtẹ inú ẹ̀ ni pé só máa ń nu ọkọ ẹ̀ lóúnjẹ sọ fún ìṣẹ́ lẹ́nu ọ wá always always gbogbo gbà sometimes lẹ́ẹ̀kọ̀ọ̀kan ríà à kò wọ́pọ̀ àtọ́ kò tí ẹ̀ṣẹ́ lẹ́ rí àtọ́ <laughs> lọ pọ̀ jù àtọ́ lọ rẹpẹtẹ Allahu Akbar àtọ́ ló sí kíní òun ló pọ̀ jù torí pé àwọn àfáà ọlọ́bà ní sánmọ́lẹ̀ fẹ́ dáadáa ìyàwó lè nú ọkọ ẹ̀ ló ń jẹ kọ́kọ́ gbà ọkọ lè yọ ọlọ́kọ́ gbà jọba sífẹ́ yóò gbàdà ní yóò sì kíni yóò gbàdà ní mo tẹ̀ sí lẹ́nu sáà ẹbẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni mo nífẹ́ wá bẹ́ wà anẹ́mọ̀ha Muhammad kí ọkùnrin bu oúnjẹ ó sì fi sí àwọ ẹ̀lẹ́nu báyìí kí ọ̀wọ́ náà gbà oní sọ́dáka ní sàrá ní ọbásáyìd kí ọkùnrin ó mú oúnjẹ kó fi sí àwọ rẹ̀ lẹ́nu alábìnrin sọ́dákọ̀ ni ó ń ṣe bádà ní ó sì bádà ní ó sì ni ó jẹ́ ànábì ọba sí radiyallahu ta'ala anha wọ́n fi gbádùn ara wọn ni ibi ẹ̀nà ti mú mi gẹ́lẹ̀ ló ti mú mi ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ ìfẹ́ ní jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí akídù sọ́dẹ̀ tọ́nà inú ẹ̀ wàlmáà inú ẹ̀ náà lówó orí owó tí ọkọ inú ẹ̀ náà ni inú ẹ̀ ó akéyìn ló dìtà mẹ́ ìyàwó ìlọ́fẹ́ gbà lọ́wọ́ ọkọ ẹ̀ kí lọ́kọ́ fẹ́ fún ìyàwó inú ẹ̀ ni wà náfàkọ̀ inú ẹ̀ ni àwọn owó na mí tó àṣọ owó orí owó ajẹ ámú álò áwọ̀sọ álọgbàwòsàn abẹ́rìnrìn àjò inú ṣẹ̀rẹ́ Islam tí ma concept bèrèsí àtàwọn obìnrin máa ń lò yẹn lọ́kọ́ rà tí máa pàǹtì ọkọ ní máa ra gbogbo ẹ̀ hmm. ọkọ gidi lóṣèké ni yóò ra gbogbo ẹ̀ aláhàgbà tó gbé ńgbà mẹ́tọ́ bá dé báyìí tó bá jù ilẹ̀ fún ìyàwó ẹgbà wo ńgbà tí mo lọ sí tí mo jáde léni tí mo wá rí àwọn nǹkan tí tóbi máa ń lò ah pàǹtì ilé ìwú mi kí kọ́ mọ́ bọ̀ fún mi àwọ̀tẹ́lẹ̀ oríṣiríṣi tí a bá lọ sílẹ̀ lárúbáwá àfáà rẹ̀ àwọn àfáà Saudi rẹ̀ tó bá rí tí àwọn obìnrin lo ìjà black black yẹn in tí ń bẹ lábẹ́ black black yẹn nǹkan ńlá o ó hmm. gbogbo tí àwọn ọmọ wọn náà yẹn máa wọ̀ làwọn náà máa wọ̀ ṣùgbọ́n wọ́n fi aṣọ Islam bò mọ́lẹ̀ Islam ò ká dọ̀tí kòkó obìnrin má sóge obìnrin ló lóge gbogbo àkáwọ̀ tí a máa wọ̀ yẹn láwọn mùsùlùmí náà máa ń wọ̀ ṣùgbọ́n láàrin wọn àtọ́kọ ẹni tó gbà mí bẹ tó bá kọ́ rí bí àwọn ṣe dírẹ́sì náà orí ọkọ̀ kàrin orí ọ̀tẹ̀ ẹ̀kọ́ kan ní rẹ̀ ọkọ̀ yá náà <laughs> light àti blue light <laughs> níjọ́ kan Abdullah ibn Abbas ó wá àwọn ọmọ kẹ́ẹ̀ dénú lé a bá tí ń wo omi ohun omi wá sẹ́bẹ̀ wọ́n kò dé ó lóun wòrà àwọn wò ni, bí i ajá wo glass kò tó pàdánà bí ń fún àyàwó rẹ̀ náà fẹ́ ma wà àtàlájá àtẹ́lẹ́hà àìdírẹ́sì fúnra wá nulé ẹ̀nà ìmọ̀ wo tí n bá bọ́ sínú lé nìsìn tí mo bá máa sọ ọmọ abu jáde ní abẹ́ẹ̀kọ́ tí wọn fún àwọn rí tí a náà bá múra ẹ̀mù pàá kọ́ ọmọlẹ́kọ̀ọ́ tó anábí a máa yọ́ sọ fún àyàwó ẹnu lé àyàwó a máa yọ́ sọ fún ara àtàlà máa dẹ́sì fún tiwa ìyàwó ayó dẹ́sì fún kíní ara àtà àwọ́kọ́ àwọ́kọ́ náà dẹ́sì fara àtà inú ó sì ní ká dẹ́sì kí ìyàwó bọ́ bàtà nínú ilé ọkọ ẹ̀ kọ́ máa ṣe kò kò kò kó sì máa kankan lórí. Allah la ilaha illallah.